إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك فالله سبحانه وتعالى a sì tọrọ àlékún kí a ti gẹ ọlọ́wọ́ bá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jáyé má an bẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣe wá nínú ọ̀kan nínú àwọn olóríire tí ó ma tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam so tírà takhilul aynain bi sharhi aqidati ar-raziyin ulambalo tí a sheikh ubaid ibn abdullah ibn Sulaiman al-Jabiri rahimahullahu ta'ala so abi tí a ti dó òní ibi tí al-imaman so àwọn imam méjèèjì Abu Hatim àti Abu Zur'a tán ti sọ pé kíni mubtadi'atun dullal so wal-qadariyatu mubtadi'atu dullal so ní pé àwọn qadariya àwọn ẹni ànú aládàdálẹ̀ làwọn náà so ní ibi tá ti bẹ̀rẹ̀ òun ibi tí al'imaman abu hatim àti abu zura'a tán ti sọ pé wa annal jahmiyyata kuffarun ní pé lọ mọ̀ ní pé nínú àwọn nǹkan tá bá gbogbo àwọn olùmọ̀ lórí ẹ̀ nínú gbogbo olútàwọ̀ láti wá so láti gba hadith láti gba ìròyìn nípa àwọn tí wọ́n gba ìgbà wáwá o náà ni pé gbogbo táwọn èèyàn sọ ń náà ni pé kíni aljahmiyyatu kuffar àwọn jahmiya kèfèrí ni wọ́n so Sheikh Ubaid fẹ́ sálàyé abala wọ́n ni aljahmiya wọ́n àwọn jahmiya o hum atba'ul jahmi ibn Safwan àwọn malẹ́yìn jahmi ibn Safwan at-Tirmidhi tó wá láti Tirmidhi wọ́n ni wa hadha wọ́n lè yóò wọ́n ni waratha an al-Ja'd ibn Dirham wọ́n lè yóò jogun látọ̀dọ̀ al ibn Dirham ni wal-Ja'd ibn Dirham Jar ibn Dirham sire yo awaratha ta'tila anil yahud kí a ma tako kí a ma reject àwọn òròyìn ọ̀rọ̀ ọba àtàwọn okọ rẹ̀ ó jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn yahudi ni ọ so ó jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn yahudi ni idh akhadha hadha an aban ibn sam'an wọ́n ni Jar ibn Dirham mú látọ̀dọ̀ aban ibn sam'an wa akhadha aban عن طالوت ابن أختي لبيد بن الأعصم وني أبان سلسلة نونيو سوني أبان ومولاتر طالوت طالوت يجي أما كني أما أنتي لبيد ابن الأعصم أي وني وطالوت إسناد يوتيتا طالوت ناري ورث ما ورث عن لبيد so ó jogún kan tó jogún látọ́dọ̀ labido ah, ibn al-asam alladhi sahara an-nabiyya sallallahu alaihi wasallam èyí tó sàsá annabi sallallahu alaihi wasallam so túnmọ̀ kéèké ni bó ní isnadi ṣe wá al-jahm ibn safwan an al-ja'd ibn dirham an an aban ibn sam'an an an talut an kini an labid ibn al ma aswa'aha min isnad so isnad tó burú jáì so ní isnad yìí wọ́n ní wal jahmiyyatu yunkiruna asma Allah wọ́n láwọn jahmiyya rí wọ́n ma ń takọ àwọn okọ̀ ọlọ́wọ́ ba wa sifatihi kullaha àtàwọn àròyìn rẹ̀ gbogbo ẹ̀ pátápátá wala yuthbituna lillahi isman wala sifatan wọn ò fi ó nílẹ̀ fọ́lọ́wọ́ ba bẹ́ẹ̀ ni ò fi ìròyìn kan nílẹ̀ fọ́lọ́wọ́ ba yunkiruna dhalika kullah gbogbo ilé ni wọ́n ma ń tako walihadha kaffarahumul a'imma ìdí ni yẹ tí àwọn ẹni síwájú tán fi pè wọ́n ní kèfèrí wa akhrajuhum min al-firaqil islamiyya wọ́n sì yọ wọ́n kò nínú àwọn ọjọ́ islam falam ya'udduha firqatan islamiyya wọn ò kà wọ́n ìjọ islam falfiraqul islamiyya àwọn ìjọ islam salasun wa sab'una firqa àwọn ọjọ́ 73 ni wọ́n wa hum qisman ìpín méjì náà sí wọ́n pín sí allahu akbar ẹwọ kún yóò firqatun najiyatun mansura wa humul jama'a ìjọ tí ó là so tọ́lọ̀ wọn bóòna sí ẹyọ kan náà gbogbo àti at-ta'ifatul mansura àti al-firqatu an-najiya so ìjọ kan náà gbogbo so yàtọ̀ sí àwọn ẹni ànà tó tún fẹ́ sí ayẹ tán fẹ́ ma dankaru so firqatun najiyah mansura wa humul jama'a ìjọ yóò kẹni yóò so wọ́n ni wasnatani wa sab'una firqa so ìjọ 72 so méjì ló pín sí àwọn ẹni tán wà lórí òdodo àtàwọn tán wà lórí àánú àmọ́ ló ó kéré sí àwọn gẹn so torí àwọn tán lórí òdodo wọ́n kéré gan-an sáwọn tán ṣe kíni sí wọ́n wà lórí ànù tí wọ́n pọ̀ jantirẹrẹ wọ́n ni wàtàtàní wà sàbàrún na firqatan halika àti 72 sect tó yí pé kíni àwọn ó parun dọ́ọ̀lá àwọn ti nù mudilla wọ́n sì ṣe kíni wọ́n sì ń sọ àwọn èèyàn nù wahum ahlul bida àwọn ni ẹni ànù àwọn ẹni wọn ò kà wọ́n kúnnú àwọn ọjọ́ musulmi فهي فرقة كافرة أما جو كفرين وان لأنهم بالإضافة إلى إنكارهم أسماء الرب جل وعلا pẹ̀lú pé wọ́n takọ àwọn ọkọ̀rọ̀ wọn báwọ́ wasifatihi àtàwọn ọ̀rọ̀yìn rẹ̀ kàdálíkà náṣà an mazhabihim umurun ukhra àwọn nǹkan mí tó ṣe kíni ó tún jẹyọ látara kíni látara mazhab wọn látara ojú ọ̀nà wọn burúkú minha aljabru látara nínú mazhabu náà ni jabru àti ka orin Ibnul Qayyim fún wa níbi báyìí ta ní ọ̀nà wọlé sí rẹ̀ pé àwọn jahmiya mhm. ní pé wọ́n ní jíìmù mẹ́ta so nípa àwọn jahmiya wọ́n ní jíìmù mẹ́ta wọ́n ní so lẹ́nà àwọn nǹkan tó jẹ alátọ̀dọ̀ wọn òun náà ní kíni al-irja' ìrìjá tó ní agbára so ìrìjá tó ṣe kíni tó ní agbára a nínú àwọn àbòsí táwọn èèyàn ń ṣe fún àwọn àfáà súnnà àwọn ẹni ànù òun náà ni ma parọ́ mọ́ wọn pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé kíni wọ́n bọ́ pábọ́sẹ̀ kún bẹ̀ ẹ̀rì wọ́n parọ́ mọ́ Sheikh ní pé Sheikh so ní pé Sheikh Al-Albani so ẹtùn nínú àwọn tó ń fẹ̀sùn yìí kan Sheikh Rabi' bí kẹ́sọ̀rọ̀ wọ́n fi ẹ̀sùn yìí kan Sheikh Rabi' ní púpọ̀ gan o Sheikh Rabi' ní kí wọ́n ṣe kíni ní kí wọ́n ní ìrìjá lọ́wọ́ débi pé àwọn ẹni anù àwọn èèyàn yìí wọ́n sì wá ọ̀nà láti fi ṣe kíni láti fi gba fatwa látọ̀dọ̀ apákanú olùmọ̀ láti máa lo against Sheikh Rabi' lábàláyìí so àwọn èèyàn yìí tó yí pé yufsiduna fil ardi wala yuslihun wọ́n balẹ̀ jẹ́ ni wọ́n sí kí ni wọ́n túnlẹ̀ sí pẹ̀lú wà tí wọ́n wù yìí so wọ́n tún wọ́n wá ọ̀nà láti fi dọ́dọ̀ àwọn olùmọ̀kọ̀ọ̀ká àbí láti fi bí wọ́n béèrè láti so láti fi tako Sheikh Rabi'a جنس العمل، so la tariku jinsi al'amal so wani Sheikh Rabi' sọ pé ẹni tí ó bá ṣe kíni ẹni tí ó bá ṣe iṣẹ́ kankan rí oye so ní pé ẹni tí ó bá ṣe iṣẹ́ kankan rí tí ó ṣiṣẹ́ kankan rí láyé so tó wá kú pé kò ní máa jẹ́ kíni ní pé Sheikh Rabi' sọ pé mùsùlùmí ni pé ẹni tó fi gbogbo iṣẹ́ Islam lẹ̀ tí ó ṣe ṣe ìsìláàmù kankan rí láyé so Sheikh Rabi' so a Sheikh Rabi' àìsí lágbóyé na fi ń sọ ilé torí pé ọ̀rọ̀ Sheikh so ọ̀rọ̀ Sheikh Rabi' ó ṣe kíni ó clear lórí ọ̀rọ̀ yìí lórí mas'ala yìí Sheikh Rabi' sọ pé ẹn tó bá yẹ pé kíni ẹn tó bá yẹ pé kò wá ṣe kẹkẹ mọ́ láyé rí kò sí kankan tó jọmọ́ ìsìláàmù rí láyé tó fi ṣe kíni tó fi lọ bọ́lọ̀ ọ̀yí so kò ṣe kankan tó jọmọ́ ìsìláàmù rí láyé tó fi lọ bọ́lọ̀ eh, eh, Sheikh Rabi sọ pé kò sẹ́ni tí ó ṣe ṣákù pé kíni ṣákù pé eléyìí ò ṣe ìsìláàmù ọ̀yí so but pé ẹnìkan wà ju gbogbo ṣẹlẹ̀ tó jẹ́ mùsùlùmí pé iṣẹ́ kan ò ní ta'ata látọ̀dọ̀ rẹ̀ oye kò dẹ̀ ṣe kíni kò dẹ̀ fi islamu lẹ̀ kò dẹ̀ renounce islamu ṣe kọ̀ pẹ̀lú o lè so ó sọ wọn kíyàn rí nǹkan báyẹn so wọ́n mọ́mọ́ sí wọ́n gbọ́ wọ́n sì mọ́mọ́ sí kíni wọ́n sì mọ́mọ́ lò ọ̀rọ̀ wọn bí ó ṣe tọ́ ẹlẹ́kejì nínú àwọn abala tán fi máa ń àfẹ̀sùn kan Sheikh Rabi' hafidhahullahu ta'ala òun náà ni mas'ala tariku salah so mas'ala tariku sola pé tariku sola ṣe kèfèrí ni so Sheikh Rabi sọ pé kìí ṣe so eléyìí sì ni jumhurul fuqaha so ni wọ́n wà lórí ẹ̀ oye so jumhurul fuqaha in tán wà lórí ẹ̀ nìyẹn mas'ala kẹta ẹlẹ́kẹta ta ma fi ma ń fi ẹ̀sùn ìrìjá kan Sheikh Rabi òun ni mas'ala ẹni tó yí pé jahil tí ó wá mọ̀ tó wá ṣe kíni tó wá ń bọ sàárè àbí tó kó sí nǹkanú ẹbọ oye so jahil ni kò mọ̀ ó ní udhuru so Sheikh Rabi sọ pé a jahil ni kò mọ̀ ó wá kún sí lápẹẹrẹ akakún musulmi náà ni zahiran pé a jahil ni kò mọ̀ a balo ní balo ahkamu musulmi a zahira oye so jahil tí ó mọ̀ tó rinlẹ̀ oye so àwọn masala mẹ́tẹ̀ta yìí tí a bá wá gbìyànjú láti ṣe dẹ̀rọ́sà wọn láti wò wọ́n dáadáa láti wá ìmọ̀ ń pa wọn so láti ṣe kíni láti láti gbọ́ òdodo yẹn pa rẹ̀ ẹ rí pé ọ̀rọ̀ Sheikh al ọ̀rọ̀ òdodo ni tán sọ ń pa Sheikh Rabi' so ní pé walladhina yarudduna alayhi la yarudduna alayhi bi ilmina abada so ìpé òdodo wà pẹ̀lú Sheikh Rabi'a àwọn tó sì ń ṣe rọ́dù fún wọn wọn lè ṣe rọ́dù fún wọn pẹ̀lú mọ̀láyéláyé so àwọn mas'ala yà mas'ala tó bukata sí dirasa ìjòkówò dáadáa ni so ìjòkówò bí a bá sì fẹ́ ìjòkówò nǹkan nǹkan nínú àwọn nǹkan tí yàn ó ṣe ni pé ẹni tán fẹ̀sùn kàn èyàn wo gbogbo ọ̀rọ̀ ẹni yìí so èyàn wo gbogbo ẹni ni pé ṣé tó tọ́ ní nǹkan tí wọ́n ń sọ yìí aláwọ̀kọ́ èyàn tí àkọ́kọ́ fi ní ẹlẹ́gbẹ́ kíni ní pé ah, ọ̀tọ̀ ní nǹkan tí sheikh ń sọ ọ̀tọ̀ ní nǹkan ń sọ so ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé ibi tí wọ́n ń sọ gangan ibi tí wọ́n ń sọ nǹkan tí wọ́n ń sọ gangan sí òdòdó ní nǹkan yẹn sáwọn olùmọ́sọ ah, àtàwọn tí wọ́n níròrí khawariji àtàwọn tí wọ́n ń tàsátara tí wọ́n farapamá tó ṣe pé khuruju wà lára wọn àti tekfir oye so àwọn olùmọ̀mí ṣe gini wọ́n ṣe husnul dhann pẹ̀lú wọn ṣe bí kàlá ka fún wa ní a darsu nawaqidil islam lọ́sẹ̀ tó kọjá so nípa àwọn oríṣiríṣi àwọn ọ̀nà ètekéte táwọn gini táwọn tekfir ń lò so a eré ìjẹ bó ṣe jẹ so wọ́n ni wa irja al-ghali wọ́n ní nínú àwọn nǹkan tí kìíní nínú àwọn nǹkan tí ó tún jẹ́ nǹkan tá ma fi ń tí àwọn jahmiya tí wọ́n gbé wọlé nínú islam òun náà ni ìrìjá tó lágbára tó burú so ìrìjá pé ma'arifa mujarrad ma'arifa kí ẹ̀kẹ́ ma'arifa ó ti tó láti fi jẹ́ mùsùlùmí wọ́n ni wa minha al-qawlu khalqi al-Qur'an nínú àwọn kan táwọn jahmiya gbé wọnú ẹ̀sìn Ọlọ́run Ọba òun náà ni àdìsọ́kẹ́ pé kùránù ẹ̀dá ni so wọ́n ni wa ghayru dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mina dalalat nínú àwọn anu allati adkhaluha ala ahli al-islam tí wọ́n gbé wọlé tọ̀ àwọn kíni àwọn mùsùlùmí wa hadha al Ah, salam ibn ahwaz wọ́n ni wà yóò kọlu salim ibn ahwaz wọ́n ni salim ibn ahwaz ló pa fi awwalil mi'ati thaniyati min al ní the first 200 uh, eh, hijra ní bẹ̀rẹ̀ 200 nínú hijra wa kama anna shaykhahu gẹ́bọ́ yìí sí pé àfáàrẹ̀ náà al-ja'da ibn dirham so ja'da ibn dirham qatalahu khalid ibn abdullah al-qasri so ní pé Khalid ibn Abdullah ló pa òun tí ẹ̀ yawma nahri ní pé ọjọ́ kíni ọjọ́ ọdún so ọjọ́ ọdún ọjọ́ ọgúnra òun ni ya Khalid tí kíni ló dú pé ọ̀tọ̀ Ọlọ́run lélẹ̀ ó wá sọ pé nígbà tó fẹ́ dúó ní dọ́hù ó ní pé ẹ̀yin ẹ lọ kíni ẹ lọ ní o taqabbalallahu minkum Ọlọ́run ọbọ̀ gbà látọ̀dọ̀ yín fa inni mudahhin bilja'di ibn dirham ní pé mi o in tí mi fẹ́ dú fúléyá oníkíni al-Ja'd ibn dirham fa innahu qala ní pé torí pé nǹkan tó sọ ní pé inna allaha lam yattakhidh ibrahima khalilan ó ní ọlọ́wọ́ bó mú anábi ibrahim ní khalil wa lam yukallim musa taklima bẹ́ẹ̀ sì ni kò sí kíni kò bá anábi musa sọ̀rọ̀ wọ́n wa nazala min al-mimbari wọ́n ni ó wá sọ̀kalẹ̀ mimbari fàzábáháhú àmàmà masjid ó sì dú níwájú masalasi wọ́n ni fa'udda qatlu hadhaini ad-dallaini àwọn musulmi so àwọn musulmi so wọ́n ka kíni wọ́n ka dídú pípa àwọn ẹni ànù méjèèjì manqabatan wọ́n ka kún fún kíni wọ́n ka fún nǹkan ẹ̀yìn ah, li dhainikumur rajulain so fáwọn kíni fáwọn alákùnrin méjèèjì so fáwọn alákùnrin méjèèjì so fáwọn alákùnrin méjèèjì wọ́n kà kún kíni ah nǹkan dáadáa ni nǹkan tó ń ṣe àwọn mùsùlùmí appreciate rẹ̀ pé àwọn ọ̀tọ̀ ọlọ́run wọ́n fẹ́ sí kíni wọ́n fẹ́ dá ẹ̀sìn ọlọ́run barú so kọlífà wá sí kíni àbólórí àbólórí ìlú ó sí kíni ó gbá wọn mú ó ṣe nǹkan tó tọ́ fún wọn so torí pé number one kèfèrí ni wọ́n mọ̀rọ̀tẹ̀dùn ni wọ́n wọ́n ti fẹ̀sílẹ̀ nígbà tún ni pé aburú lẹ́yìn bàtà tún pa wọn aburú tí wọ́n fi sínú islam gan òtán ẹwùn kẹfà so ibẹ̀ ni Ibnul Qayyim sọ pé wàlì ajìlìzá ضحى بجعد خالد القصري يوم ذبائح القربان إذ قال إبراهيم ليس خليله كلا ولا موسى الكليم الداني شكر الضحية كل صاحب سنة لله درك من أخي قربان والعبد عندهم ليس فليس بفاعل بل فعله آه كتحرك الرجفان أمين كتجمع بي so nkan tí Ah, Ibn al-Qayyim sọ ni so ní pé wa li ajli dha nítorí àwọn ọ̀rọ̀ orí burúkú yìí dọ́ha bi jáàdì Khalidil ní pé Khalid ṣe kí ni ó dú jáàdì qasari yawma dhaba'ihil qurbani so ní pé Khalid al-Qasari pé ó dú jáàdì lọ́jọ́ táwọn èèyàn dúnà pé kó bá fi hàn sáwọn mùsùlùmí so kan fi ṣe kí kan fi lè jìnà sírù

gbogbo ẹni tó jẹ́ oúnsùnà ló ṣe kí ni ló appreciate ló dúpẹ́ rẹ̀ kódà àwọn mùsùlùmí wọ́n fi yí Khalid wọ́n fi yí ìdò ní pé ah, ó ṣe dáadáa fún Islam lillahi darruka min akhi qurbani so kò jẹ́ bó sì jẹ́ so Sheikh Ubaidi sọ pé wala yazalu rijalun wọ́n ní kò yẹ kò gbò àwọn èèyàn kan o min asatidatil jami'at nínú àwọn kíni nínú àwọn lecturers nínú àwọn university la hawla wala quwwata illa billah ibi tí aburú so sí jù láyé ibi tí ìròrí burúkú ti ń gbèrú jù láyé ibi tí àwọn zanadiqo so àtàwọn afrọ́k oye àwọn afrọ́k jahmiya àwọn àrùmádìyẹ jahmiya so ibi tí wọ́n ti ṣe kíni ibi tí wọ́n ti ń gbèrú jù láyé ibi academics ni láwọn universities ni kí ni dí torí pé ọjọ́ ọ̀nà táwọn náà fi ṣe kí ni tí fi ń kọ́ Islam tó sì fi ń kọ́ àwọn èèyàn ní Islam kò sẹ́ni tó jẹ́ sálà fún wọn ju kí ni ju àwọn jahmiya lọ kò sẹ́ni tó jẹ́ sálà fún wọn ju àwọn jahmiya lọ oye torí pé ẹ ma ma ta ni àwọn asíwájú èèyàn pẹ̀lú àwọn tí wọ́n àwọn tí wọ́n bá ń dákọ̀ọ́ in bẹnu àwọn ẹlòmí ìsìn a ti mọ̀ pé kíni aṣíwájú wọn ni kíni àwọn alkarabisi torí pé ni tí wọ́n dákọ̀ ni ẹ tán dìfẹ́ndì ni so in bẹnu àwọn ẹlòmí náà sí aṣíwájú wọn ni kíni aljahmi ibn safwan àwọn bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ba nínú àánú rẹ̀ nínú ọlá rẹ̀ ni pé gbogbo ẹni tó bá fi mú àwọn jahmi ibn safwan so tó mú wọn ní kíni tó mú wọn ní ẹni tí ó ma dìfẹ́ndì ọlọ́wọ̀n bá dákùn kó wọn pọ̀ lálìkìyàmọ̀ ọlọ́wọ̀n wa so gbogbo àwọn tó wọ́n mú àwọn sọ̀hábà lẹ́ni táwọn mọ̀ dìfẹ́ndì àwọn sálàfù rere tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà wọn náà wọ́n mú wọn lẹ́ni tí wọ́n mọ̀ dìfẹ́ndì so wọ́n ni sheikh bẹ́ni ni wala yazalu rijalun min asatidati jami'at wọ́n yẹ kò gbó nínú àwọn èèyàn universities yudafi'una anil jahmi tí wọ́n mọ̀ defend Jahm wa yatabajjajuna wa yatashaddaquna fil fusul so wọ́n sì máa ṣe kí ni wọ́n máa sọ wọ́n máa fẹnu wà wọ́n sì máa wíwíkúwí láwọn classes yaquluna ma yudrika anna al-jahm qad hatta a rihaluhu fil janna àbí qad hatta rihalahu fil janna nígbé ìwọ o ma so bóyá Jahm ti ṣe kí ni ó ti padà fi Ah, ibùsọ̀ síkiri sálìjánà in tó wá sọ fún ah, ibn abi hatim ruwiya wọ́n gbà wá ní pé ibn abi hatimin ní pé kana yuhaddith ní pé wọ́n ṣe in ṣe hadith ní jami'a a ah, kabir nígbàyàn so ní ọwọ́ gbẹ̀yìn ìgbésí ayé ibn abi hatim Ibn Abi Hatim sere òun ló nàkọ́lá ìmọ̀ bàbá rẹ̀ àti ìmọ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ fún wa afá rẹ̀ Abu Zur'a àti Abu Hatim gẹ́sẹ̀ nínú àkídà nìkan nínú àwọn tíra jarh wa ta'dil so àǹfàní tó pọ̀ gan ni Ibn Abi Hatim se fún àwọn musulmi lábàlá yẹn so kọ́nà ọba subhanahu wa ta'ala kó san òun àti bàbá rẹ̀ àti afá rẹ̀ lẹ́san so àwọn mú tíra dání tíra al-jarh wa ta'dil náà tíra aljarhu wa ta'adil so ibn abi hatim mun ka fáwọn èèyàn subhanallah ẹwà wọn afá aládìsí wallahi on dédé ni wọ́n tí ẹ bá ń ka ìròyìn àwọn ẹni rẹ báyìí ẹrùká èèyàn náà yìí tó báyìí tí ẹ bá ń ka ìròyìn pé èèyàn tó báyìí èèyàn bá tún débi ìròyìn àwọn ẹni bí pé ah èèyàn náà lálàsí báyìí tó ní pé ó ń dédé ni wọ́n àmọ́ nígbà tó ṣe páwọn àwọn èèyàn in ta sọ fún wa nìyẹn pé àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n ń àwọn tí wọ́n ń tí wọ́n ń dákọ àwọn ẹni anù nínú àwọn tó ti lọ kò sáwọn tó jẹ́ sálàfù wọn ju àwọn ẹni anù yìí náà lọ in ta fi dákọ wọn nìyẹn kò sí àwọn tó jẹ́ sálàfù wọn ju kíni ju àwọn ẹni anù yìí lọ in tó fi ṣe pé wọ́n ṣe kíni wọ́n dákọ̀ wọn nìyẹn so nígbà tó wá ṣe pé wọ́n dákọ̀ wọn báyìí wọ́n wà lọ mọ́ owó àwọn tírà kí ni wọ́n sọ ń pa wọn ó mọ̀ rí pé kí ni ìlàlàṣe kúà náà sí kí ni na kóbo àwọn ẹni síwájú wọn àwọn àfá wọn àwọn ọ̀rọ̀ yìí sùmílà so wọ́n rí pé ìlàlàṣe ni so ọkàn wọn ò rí bí gba àwọn ìlàlàṣe yẹn àbáwa táwa bá sí tírà járíwà tààlì tààlà fẹ́ wọ́n alimamu ahmad alimamu sufiyan alimamu athauri alimamu malik ashafi'i al'auza'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ ah, kí láwọn rí àwọn imamu ahli duniya ah, kana thiqatan habron ah, èyàn ṣe ní fẹ́ máa ká èyí tó bá sì tún jẹ́ ní eré náà èyí tó bá jẹ́ ní eré tó bá yẹ pé kò ní dọ́pù ni àbí pé ah kana da'ifan wa kana abidan zahidan nínú hadisi da'ifu ni o amma kana abidan zahidan amma wọn al-mutakarbisun amma lẹ́yìn karabisi táwọn bá ti ṣí báyìí eh karabisi so man lahu ilmun qalil hatta asbaha ala man yudhkar pé e, in tó ń sọ ń pa karabisi ni pé ẹlòmí ọlọ́wọ́ bá sì ṣe kíni ọlọ́wọ́ bá sì wá ẹlòmí wálẹ̀ tó fi di pé kíni tó fi di pé àwọn èèyàn tí ẹni wòye sí ara ti ara that is referring sí karabisi pé ah gbogbo tí alimamu Shafi'i tó fi yìn kò sí láǹfàní so kò jẹ́ bó sì jẹun so ibi tá fi kórìíra rẹ̀ nìyẹn so nígbàtí Ibn Abi Hatim tó wá ń ka ilé fáwọn èèyàn bẹ́yàn kan ṣe wọlé nìyẹn pé à ìrẹ́ Ibn Abi Hatim àwọn tó ń dákọ̀ yìí ọ̀wọ́ máa yudirika nípa àwọn ẹni yìí qad hatta rihaluhum rihalahum bóyá àwọn ẹni tó ń sọ yìí gan bóyá wọ́n ti padà láǹdì sáàlì jẹ́nà tẹ́bá sì wọ àwọn tíra jarh wa ta'dil ń bẹ tuntun àwọn ẹni rí àwọn èèyàn dáadáa so da'if matruk òdodo ni ẹ̀sìn ọ̀rọ̀ ọba lélẹ̀ oye so ó lẹ àwọn afá pàtí wọn gbàmà lọ́dọ̀ rẹ̀ sayyi'ul hifdhi ní pé ìhá nǹkan rẹ̀ sí gíní ó burú jáyì so sayyi'ul akhdhi náà wà sayyi'ul akhdhi wípé ibi tó ti ma mú nǹkan ò dá that is àwọn àfáà lóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ló mọ́ ti mú nǹkan àwọn tí ò gbádùn wọn gbàmọ̀ wá lọ́dọ̀ wọn àbáwọn tí wọ́n ṣe fíkọ̀ so a tíyàn bá èyàn ò relé so but tíyàn bá ti gbọ́ yí pé à eléyìí nasiha fún ẹ̀sìn Ọlọ́run ọba ni o gẹ́bí Ibn Rajab ṣe ṣàlàyé so kò ní jó jọyàn lójú wọ́n nígbà tẹ́ni yìí sọ kíní fún Ibn Abi Hatim ọ̀rọ̀ yìí lápagan lára Ibn Abi Hatim tíra al-Jarh ọwọ́ rẹ̀ sì gbọ̀n títí sí tí tíra aljarh wa ta'dil ṣe kíni ó fi jábọ̀ lọ́wọ́ rẹ̀ oye kódà nínú àwọn ẹgbàwá mi wọ́n ní à ìpáyà yẹn ló wá ṣe kíni ló wá dẹ́rùbà títí tó wá ṣe kíni tó fi lọ bọ́rọ̀ ọba kíso yìí ó wúlò ní jánìbù tó pọ̀ gan-an ní kíni ní jánìbù tó pọ̀ gan wọ́n jẹ́ síbẹ̀síbẹ̀ náà ẹ wo ìpáyà wọn lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹ wo alimamu Bukhari ẹ wo alimamu Zuhli at-Tirmidhi àwọn bẹ́ẹ̀ lọ so ẹ wo wọn so ẹ wo bí bó ti ṣe pé wọ́n jẹ́ olùmọ̀ jarh wa ta'dil tó náà wọ́n ìtún máa ń sọ pé tó bóòlá sí ní kọlu Ọlọ́run Ọba látara àwọn èèyàn ọ̀rọ̀ yí wúlò kò yẹ kí ẹmọ sọ̀rọ̀ ń pa èèyàn gama bíbà pé lẹ́yìn gbà sí Ibn Abi Hatim tún lọ bíbà pàmì yóò tún kọ sí ni àwọn tíra Jarh wa Ta'dil àwọn èèyàn tún kọ tíra Ibn Abi Hatim gan àwọn èèyàn tún kí ni àwọn èèyàn tún rọ́bò òun náà so wọ́n tún rọ́bò òun náà wọ́n tún nínú àwọn tó ṣe ikhtisaru rẹ̀ nínú àwọn tó ṣe kí ni tí wọ́n ṣe oríṣiríṣi iṣẹ́ lé lórí láwọn àwọn olùmọ̀ tán wá lẹ́yìn Ibn Abi Hatim ni ọ a ń bèèrè tà sí àwọn tó sẹ̀ tún wá kọ tó kọ tó kọ tó kọ oríṣìíríṣìí nǹkan ọ̀yí lára àwọn bí tí ìtàn yíò tí wá ṣàǹfààní kíyàn lò àbíbi tó ti burú jáì kíyàn lò oníkíni kíyàn lò rútàn yí fún Al-Jahm ibn Safwan ìpé à wà máa yùdìrí ìkà ìwò òsì máa pé annal jahma ní pé jahmu tẹ́ ń sọ́rọ̀ ń pàáyí hatori haluhu fil janna ní pé ah bí ó ti ṣe kíni ó ti padà láǹdì gansal janna ah, bí ó ti padà láǹdì gansal janna ah ayé ah lágbára láti ta'alla lọ́wọ́n ba lórí so ah lágbára láti ta'alla lọ́wọ́n ba lórí ah sì lágbára láti sọ̀rọ̀ ń pa ẹni báyìí ni yóò wà aljanna alágbára rẹ̀ nínú àwọn nínú àkídà alìsúnnà waljama'a ni oye so ní pé àyíṣẹ́ pé kí ni fulanun fil janna aw fulanun fil nar pé lágbádá wà nínú aljanna àbí lágbádá wà nínú àyàfẹ́ ni tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala bá ṣe kí ni tó bá sọ àmá nínú ta mà ní pé Ọlọ́run ọba ò yọ́nú so innahu man yushrik billah faqad harrama Allahu alayhi aljanna in tó sì hàn sí wa ni pé a mọ̀ pé já mọ̀ túbá kó tó kú so in tàwà ó sọ uh, ni Sheikh Ubaidi wá ní wọ́n fẹ́ túnà sírí àwọn irú àwọn tán ma ń ṣe báyìí fún yín pé hmm, ó ma ń jẹ́ gan Ọlọ́run ló sọ di eh, Islamic Studies ní university la hawla wala quwwata illa billah sheik bọ́dí sọ pé wà bá àdá tatabbu'i wal istiqra' sheik bọ́dí lẹ́yìn ìgbà tí yẹn wá wọn fínífíní àti kí yẹn sì wòye sí ìṣesí wọn ní gbogbo ìṣesí wọn wajadtu annahum mo rí pé o akhadhu hadha wọn mú eléyìí an jamaluddin al-qasimi ash-shami wọ́n mẹ́lẹ̀ látàrọ jamaluddin al-qasimi wa hadha fajirun dallun mudillun so ẹni tá sí ń pè ní Jamaluddin al-Qasimi fàájírùn kò kí èyàn gbáà ni dọ́ọ̀lùn ẹni anú ni mọ̀dílùn ẹni tí ma ṣe kí ni títún ma nù àwọn èyàn ni yudafi'u an asatini an asatina fil ilhadi wal kufri ó ma ń dìfẹ́ndì àwọn tí wọ́n jẹ́ olórí nínú ilhadi àti kíni àti kúfùrù so مثل ابن عرب مثل ابن عربي جابي ابن عربي سما سما ان كان تمن لو في ابن عربي بلون تمن لو فون ابن عربي كل يؤخذ من قوله ويرد او سي في طبق رفع الملام تي ابن تيميه او سي في طبق او في ابلاي رفع الملام ابن تيميه او في ابلاي رẹ̀ tán fún kíni fún ابن عربي ẹ wá wọn yẹn fa gẹ́gẹ́ bọ́n sí apply ọ̀rọ̀ tí wọ́n sọ fún Ibn Abi Hatim fúkíní fún Al-Jahm ibn Safwan so má jẹ́ má gbàtànjẹ pẹ̀lú àwọn èèyàn tó bá yí káwọn èèyàn tàn ọkọ̀ lórí ọ̀nà tí àwọn ahlul hadith wà àwa sì ń bẹ lọ́wọ́ ọba àwọn arábàbà lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba kó àhíyá àbí kó ti ẹ̀ àǹṣáà kọ́lọ̀ ọba kó ṣe so an bẹ̀rẹ̀ ọba subhanahu kó gbé dìde látara wa àtàwọn látara wọn tí wọ́n ma tẹ̀lé dáwà yìí kọlọ̀wọ́ bá kó fi bárkà sí dáwà yìí kó mọ́ sí gíní kó mọ́ sí ní dáwà tí ó padà pín yẹlẹyẹlẹ torí tó ma ń tó ma ń da iṣẹ́ tó so a so ó wá ó tọ̀ apply àwọn ọ̀rọ̀ Ibn Taymiyyah nínú Rafu' al-Malam ó lò fún Ibn Arabi wani mithlu Ibn Arabi sọ́hìbí wahdatil wujud so Ibn Arabi tó yí pé kíni tó yí pé àtọ́lọ́wọ́ ọba àtẹ́ran so àti kíni àti ẹlẹ́dẹ̀ pé gbogbo wọn ìkankan náà ni gbogbo wọn pé wahdatil wujud gbogbo tí ń bẹ ẹyọ kan ni àtọ́lọ́wọ́ ọba àti ìkíní tó ń bá bọ so ọ̀rọ̀ Ibn Arabi là ń sọ fún wa yóò sọ́hìbí wahdatil wujud wọ́n ni wa yudafi'u an ghayrihi min ó sì máa ń defend pẹ̀lú tíra Raf'ul Malam so Jamaluddin al-Qasimi ó máa ń defend pẹ̀lú tíra Ibn Taymiyyah Raf'ul Malam ó máa fi ń defend kíni ghayrihi min a'immati dalal àwọn ẹlòmínà nínú àwọn ẹni síwájú náà nù wa ma'a hadha pẹ̀lú ilé iná o yudafi'u hadha doktor anhu ẹni yóò sì máa ṣe kíni yóò máa defend rẹ̀ wa yubajjiluhu yóò sì máa bàbàrà rẹ̀ kí wọ́n la fi wọ́n bàbàrà àwọn èèyàn wà áàkọrù ẹlòmí o yúfni aléìhì so yóò ma yí wà yaqulu yóò ma sọ pé kí ni juhuduhu la tunkar nípa àwọn ìgbìyànjú rẹ̀ èyàn ní ṣe kí ni èyàn ní tako hadha ma'na ibaratihi fi sunna so wani wa qad a raddadna walillahi alhamd sheikh ubaydi ni awawa a sì ṣe kí ni ala kilayhima lórí fáwọn méjì fi risalatin lana nínú risala wa bi unwan risala ta kọta pè ní kíni tahdhiru ulil albab min al-maqalati al so tahdhiru ulil albab min al-maqalati al-mukhalifati lis-sawab so àti kúrò dù fáwọn méjì so nínú maqala wa kọlọ̀ ọba kú bá wa san Shaykh Ubayd al-Jabiri al-Allama al al so kó bá san lẹ́sẹ̀ dáadáa so kana lillah wọ́n ni wa ma dhalikum min indi sheikh bidi wá sọ pé rọ́dù tí mo ṣe yìí kèése látọ̀dọ̀ mi ló ti wá o kèése mímọ̀ ṣe mi bal wallahi huwa mimma warrathnahu min a'immati ilmi wal-imani wad-dini wal-huda so huwa mimma warithnahu in ta joguni min a'immati al-ilmi nínú àwọn ẹni síwájú numa wal-iman àti nínú gbàgbọ́ wad-din àti nínú ẹ̀sìn wal-huda àti nínú kini nínú ọ̀nàmà naktafi bí hádà ẹjẹ́ kádọ́ báyìí insha Allah hádà wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in